الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفوا الله سبحانه وتعالى أتروا عليكم كاتي كفوا النبي محمد صلى الله عليه وآله وسلم إلي تابر وصو دافي بر وصو نخطب وتني أيما يوانين وسن ونني حديث كنين وأحاديث nínú àwọn ọ̀rọ̀ olówó iyebíye tí anábíwa muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ti sọkalẹ̀ fún àwọn al'umma wọn hadithi wá látọ̀dọ̀ sahabi tán pè ní al'irbad bin sariya radiyallahu anhu hadithi dẹ̀mbẹ̀ nínú tíra a sunan títí imamu tirmidhi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sunan abi dawud wọ́n dẹ̀ ṣàlàyé pé hadithi ń kọ́ hadith tí ó hadithi ń kọ́ al'irbad bin sariya radiyallahu anhu wọ́n ní wa'adhana rasulullahi sallallahu alaihi wasallam ma'idhatan wọ́n ní ànábì wa muhammad sallallahu alaihi wasallam wọ́n sì wá síkà fún ọjọ́ kan wọ́n bá wa sọ̀rọ̀ léè tí ń jẹ́ ọ̀rọ̀ gidinjọ́ kan ọ̀rọ̀ tó ní agbára ma'idhatan níbi àwọn riwayati mi baligha ọ̀rọ̀ tó ṣe pó lágbára léè ma ń fi ọwọ́ ọkàn wa bẹ̀rẹ̀ sí ní máa wárìrì látara bẹ̀rù Allah subhanahu wa ta'ala ojú wa bẹ̀rẹ̀ sí ní máa daumi Allahu akbar ilé ìsìn ìròyìn tí ọlọ́fi wọ́n yá mú mi nínú Qur'an tọ́lọ̀bán sọ Qur'an ni pé alladhina idha dhukira Allahu wajilat qulubuhum àwọn tó ṣe ké tẹ́bá dákọ̀ Allah lọ́dọ̀ wọn ẹ̀mí wọn wárìrì ẹ̀rù bà wọn wa tuliyat alaihim ayatuhu zadatuhum imana tẹ́bá kàwọn ayati Allah lọ́dọ̀ wọn yóò tún lé wọn kún imani ni wọ́n gbọ́ tí a ayà ọlọ́ọ̀bá tí wọ́n ka imani wọ́n tún ma lékún ni wa ala rabbihim yatawakkalun ọlọ́ọ̀bá ni kásìlá ma ń gbágalé eléyìí gangan ní àwọn ìròyìn tó ẹka jẹ́ kó wà lára alé ni ẹ̀yàn mayawa nínú ẹ̀sìn àwọn kan tó ẹka mú wá bá ṣe ma bíúdì nínú ara wa ní bó láṣe wà nínú àwọn tó ṣe pé tán bá ti ń sọ̀rọ̀ ọlọ́ọ̀bá níbi tán wà ọkàn wọn ẹ̀rù ma bà wọ́n ipé hey ṣe ń sì bọ́ nínú ìyà subhanahu wa ta'ala ẹ̀rù ma bà wọ́n pé ṣe ń sì wà lìjánà subhanahu wa ta'ala àwọn sàhábà wọ́n ní pípà tánàbí ń sọ̀rọ̀ yínkọ́ ẹ̀rù bẹ̀rẹ̀ sí ni máa bá wọn wàtharofat mina halorion ojú àwọn bẹ̀rẹ̀ sí ni máa da omi látara ìbẹ̀rù àti látara èrò kan fún Allah wa ta'ala gẹ́gẹ́ bẹ̀rẹ̀ náà látara ìfẹ́ tí wọ́n ní fún Ọlọ́run Muhammad sallallahu alaihi wa sallam nǹkan tí ẹ bá nífẹ̀ẹ́ rẹ̀ tí ẹ sì bàbára rẹ̀ move tí gbogbo ara ó dìde tójú bẹ̀rẹ̀ sí ni máa da omi wallahi àwọn musulmi lẹ́ni bóyẹ ká ṣe rí lélẹ́yìí ó yẹ kí ọkàn wa kó jẹ́ ọkàn tí ó máa wárìrì látara ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala o yẹ kí ojú wa kó jẹ́ ojú tí ó máa da omi látara ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala kó má jẹ́ ojú tó ṣe pé tá bá ń sọ̀rọ̀ ọlọ́ọba kódà kan máa sọ̀rọ̀ sáré yóò kún kẹ́kẹ́ fún ẹ̀rín ni Allah subhanahu wa ta'ala jọkan nígbàtí wọ́n rí bá nàbí ń sọ ọ̀rọ̀ tó ní agbára gẹ́gẹ́ bí àwọn sàhábà ridwanullahi alayhim bá sì mọ́ lẹ́ni rí àwọn tí wọ́n ní ojú kòkòrò níbi àìmá lékún níbi ìmọ̀ Allah subhanahu wa ta'ala àti láti mọ̀ nípa ìsìn Allah subhanahu wa ta'ala wọ́n wá sọ fún ànábì pé ka annaha maw'idatu muwaddi'in ọ̀rọ̀ tó ń sọ yìí ó fẹ́ dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni tó ti fẹ́ fi wálẹ̀ ọ̀rọ̀ yìí àwọn ọ̀rọ̀ tí ó lápá lára wa àwọn ọ̀rọ̀ tó ṣe pé yóò ṣàǹfààní fún wa ká má lè bá sọnù kó lójú ọ̀nà Ọlọ́run Ọba àti ojú ọ̀nà Ànábì Muhammad sallallahu alaihi wa sallam Ànábì wa ń sọ wípé usikum bi taqwallah èmi ṣe wáàsí fún yín mo sì ń sọ àsọtẹ́lẹ̀ fún yín bi taqwallah pẹ̀lú pé kẹ́ bẹ̀rù Allah wa ta'ala pẹ̀lú kíni bí fi'lil awamir wa jtinabin nawahi pẹ̀lú pé yọ ma sí àwọn tọ́lọ̀ bá ní á sí èyàn wà ma jìnà sí gbogbo tọ́lọ̀ bá ní á jìnà sí èyàn ya mi nínú ẹ̀sìn ọ̀rọ̀ taqwallahi azza wa jal ọ̀rọ̀ tí a ma ń ṣe mọ̀hádọ́rọ̀ lé lórí ni ọ̀rọ̀ tí a ma ń sọ̀rọ̀ tó lágbára ń ìtẹkùnlá ìtẹkùnlá oníkálùkù ń sọ àmọ́ kí náà ń pè ní ìtẹkùnlá kí yẹn bẹ̀rù Allah kí wọ́n sọ fún yẹn pé yí tó ń ṣe yóò sì bẹ̀rù ọlọ́mọ ń wú ọ kí yẹn wá wo sánmà báyìí pé ah ọlọ́mọ ń wú mi fa kí n sì fi kíní ilẹ̀ kí mọ́ sí mọ́ látara bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ̀yẹ̀ mọ̀ yá mi nínú ẹ̀sìn ànábì wọn subhanahu wa ta'ala kẹfì lára yíkò níbi ìyà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala Ọlọ́run sọ ní Qur'an ya ayyuhal ladhina amanu ku anfusakum wa ahlikum nara wa quduha an-nas wal hijara alayha malaika giladun shidadun la ya'suna Allaha ma amarahum sọ fáwọn mùmínì nínú Qur'an Ọlọ́run kí wọ́n kìnnà olùgbàgbọ́ òdodo ẹ̀ṣọ́ ẹ̀mí ara yín àtàwọn ará nínú náà iná tó ṣe pé èèyàn àtàwọn òkúta àwọn èèyàn àtòkúta náà ma fi kò ní yamal kiyama àwọn màláíkà wà níbi iná yìí tí wọ́n ń sọ iná yìí àwọn màláíkà tí ó ṣe pé wọ́n lé ẹnìkan ò lè kọjú wọn àwọn iléyè sí ń gbọ́ tọ́lọ̀mbá ti ní kẹ́sì nǹkan àwọn ìgbọ́n kẹ̀mí ma ẹ̀yẹ̀mọ̀ yàwà nínú ẹ̀sìn ẹjẹ́ náà ni a ṣe ní máa ṣe ìbẹ̀rù ọlọ́run èmi lówó tó tó a ìní sọ̀rọ̀ tí ó dá ìbẹ̀rù ọlọ́run zìnà ìbẹ̀rù ọlọ́run á ọlọ́run lọ tí ò dá yìí ní mú má ìbẹ̀rù ọlọ́run á ìyàwó ìyàwó tí mo ń ṣe yóò pé kò dá ọlọ́run ò fẹ́ jìbìtì ní ìní se mọ́ látara bẹ̀rù Allah subhanahu wa ta'ala láìsí pé yẹn fi ń wọ́ ojú eré ẹni kẹ́kẹ́ tí bá ti ṣe mọ́ àwọn yóò máa praise mi pé kò ti ṣe mọ́ láà abadan bal kíyàn ṣe látara pé alọ́lọ́ ní kíní yóò dá kíyàn fi àwọn nǹkan tọ́lọ ní a máa ṣe kíyàn gbé jùlẹ̀ nítorí pọ́lọ́ ní ó dá wọ́n sáwọn àwàtọ́

la ta'ata lil makhluqi fi ma'siyati al khaliq tó lórí bá ní ẹ gbọ́dọ̀ kírun mọ́ ah wallahi àní jáde against olórí àmá o ma kírun àmá o lórí o sáwọn olórí ní a ma kírun gẹlẹ́ nini ẹ̀yẹ̀ ma yawa nínú ẹ̀sìn kí láwọn èèyàn fi sọ́ra wọn dìdàkúdà nínú gbogbo lẹ́ni tán ba gbogbo dúkìá jẹ́ tí wọ́n fi àwọn nǹkan náà lú léè tó yẹ kémi àti ẹkájọ ma gbádùn tí wọ́n fi ń ṣòfò látàkọ́ láwọn ṣe protest látàkọ́ tẹ́ bá yọta lẹ́gbẹ̀ẹ́ síbẹ̀ tẹba tún gbé mi síbẹ̀ ẹtùn jáde lọ́túnla ẹtùn ní ọ̀tún rí sé ẹtùn yọ ẹtùn gbé mi síbẹ̀ ẹtùn jáde lọ́jọ́ kẹta ẹtùn gbé mi sí ẹni orí sé ẹtùn yọ eléyìí bẹ́ẹ̀ṣẹ̀ mọ́ yọ lójoojúmọ́ títí tẹ́fì lọ Allah subhanahu Islam wájú yíwa pé o mọ̀kọ́ọ̀mù àpọ́nlé ni wọ́n wà bẹ̀rẹ̀ látorí olórí àdúgbò ni olórí ìlú ni olórí gbogbo orílẹ̀-èdè lápapọ̀ Islam kọ́ ó ní imam ahli sunnah wal jama'a imam ahmad lafin sọ rahimahullah wọ́n ní pé idha ra'ayta rajulan yad'u li wulati al-amr fa'lamu annahu min ahli sunnah tó bá rẹ́ni kàtí bá ń sàdúwà fáwọn olórí mọ̀ pé ẹnu àwọn àmì pé ẹniyá ó gbọ́ súnnà yìí náà ìmọ̀ ń sàdúwà fáwọn olórí ọlọ́ọ̀bá olórí alákùnbá àṣánú wọn tó bá rọ́kùnrin kan tí ma ń sé pẹ̀lú àwọn olórí ìmọ̀ ń bú àwọn olórí lóyí tó wá dá gbogbo àwọn ilà ìlú àtàwọn wàhálà tàwọn ilé ní ẹ̀kalẹ̀ wà lọ mọ̀ ìpẹ́ ẹni ẹ̀ńkọ́ nínú àwọn àmì pò ní bídíà ẹni àánú ẹni burúkú ni ẹ̀yẹ ma yá mi nínú ẹ̀sìn ẹ ká mọ̀ wípé ìmá jáde against àwọn olórí kò sí àǹfàní kan báyìí tí ó mú wá tí ìbá ṣe pé yóò mọ̀ túlù wá sí yóò mọ̀ dàlúwárú gbogbo nǹkan míì tó ti létò tẹ́lẹ̀ fúnra alábẹ̀rẹ̀ sí ni wọ́n fọ́ra wa tú à ń protest à ń ṣe à ń hadith wá fún tánàbí tí ń jí ó yíwa àwọn nǹkan báyìí tẹbá ti ń ṣe léèlé lẹ́mọ̀ rí tẹbá ti ń ṣe léèlé lẹ́mọ̀ rí nǹkan wọ́n lọ́jà kí ní ń fa Tinubu náà ni anábì tí jí ó yẹ́gbẹ̀kẹ́ ń ṣe Tinubu ní ń fa ẹ̀yin gangan ń fa fúnra yín nítorí tẹ́ ń bí máa ni kò wa kùmá lórílẹ̀ di fàtí pàtó wà lórílẹ̀ lẹ́ni aṣọ ẹka tó mọ̀ dúpẹ́ ni ọlọ́run a mọ̀ dúpẹ́ ó tún jí protesti oníkálukú wa di ẹranko ẹlòmí ìwọ ọmọlúwàbí oníṣẹ́fẹ́ onúwà ní o ìjọba ló gbá sọlọ́rùn rẹ ni ìjọba gbá sọlọ́rùn rẹ wọ́n gbá ṣòkòtò wọ́n gbá bọ́ksà wọ́n gbá gbogbo ẹ̀ kò ìwọ ọmọlúwàbí wallahi fídíò sí ìgbẹ̀ mọ́ òkèlé náà lọ́mọ ó níyàwó àwọn ọmọ àrọ́mọdọ́mọ ń bọ̀ lọ́jọ́ wájú gbogbo fídíò tẹ́ ti ń sófò gbogbo ẹ̀wọ̀n òrì lọ́jọ́ wájú mú ìgbé sáà bàbá wa ní ò níláàká yìí sáà bàbá wa lórí wọn ò pé yìí àwọn bàbá wa náà ń dọ̀bọ̀ fáwọn nǹkan ìtókù ní pé ká lọ sún gbogbo nǹkan mí táà náà lónìí ìjọba òfún wa ń kan ẹlọ́sùn gbogbo mọ́tò ta fi ń rìn nùlú ìjọba òfún wa ní ìta ń fẹ́ ẹlọ́sùn lè ṣẹ́ búrẹ́dì kámọ̀lẹ̀bà tún kẹkẹ jẹmọ́ nùlú ìjọba òfún wa ní ìta ń fẹ́ ẹlọ́sùn eléyìí ẹlọ́dẹ̀lẹ́ yòó ẹ̀yẹ mọ̀ ya mẹ́ nínú ẹ̀sìn wọ́láhì kò só gẹ́gẹ́ tẹ́lẹ̀ yóò mọ́ fún wa tí ẹ̀bà ṣe kí yóò mọ̀ túlù wá sí ni ẹlòmí wa ní pé rárá ẹ̀lẹ̀ peaceful protest làwá ń ṣe kò sí tán pè peaceful protest ìsọkúsọ nǹkan méjì tí ó ṣe dápọ̀ ló ń pè peaceful protest kò lè jẹ́ protest kó tún wà peaceful because bó lẹ́sí fẹ́ kí attention jọba tí ò bá wà violent tó bá jẹ́ píṣù dákan rìn lọ lórí títì bí pa ń lọ lọ́mbì ní ẹkàn máa ṣe lọ́gbọ́n ìṣọ́ra ń tó lọ lórí títì ẹ̀sìn lọ láti ibi dẹ́pọ̀ sọ́fíìsì ní padà oníkàgùsì lọlé ṣe ó mú kankan wá kò lè wà peaceful bó ṣe lè rí náà ni ó ṣe rí because ẹ fẹ́ pay attention ìjọba ni ike ìjọba intense fún ayé òdá àlèmí ò ní pé rárá àwọn jàǹdùkú àwọn ni wọ́n ń gba protest wọn lọ́wọ́ àwọn jàǹdùkú ni wọ́n ń gba lọ́wọ́ àwọn jàǹdùkú ò ṣe wá gbajúmọ̀ àwọn alọ́wọ́ mi àwọn jàǹdùkú ò ṣe ń gba hardcore mọ́ alọ́wọ́ ó ṣe máa ka kùránì mọ́sálásí káwọn jàǹdùkú wá gbà mọ́ lọ́wọ́ àwọn jàǹdùkú ò ṣe gbá náfìlà mọ́ lọ́wọ́ wọn ò ṣe gbá kìyàmù lè mọ́ lọ́wọ́ a ṣe pé protest tó ń se ogan aburú ni ló jẹ́ káwọn jàǹdùkú gbà mọ́ lọ́wọ́ òun la ṣe kútùbà káwọn jàǹdùkú wá gbà káwọn ṣe kútùbà tí wọ́n náà kí ló tó pé protest o àníbì fẹ́ kú lànsọ̀ àbá ń o ànígbà ń sọ fún ọpọ̀ dọwọ́ yín ẹ máa gbọ́ kẹsì máa tẹ̀lé àwọn a ah, olórí ní báyìí ni wallahi nínú respect tó ní agbára olórí bí bàbá ọ̀nẹ́sẹ̀ rí ní ìsìn báyìí àwọn èèyàn wọ́n wá gbàgbé pé ẹmọ́ ń búyẹ̀ tẹ́mọ́ ń sọ oníkálùkù ń bú bàbá Tinubu bí pé ń bàbá rẹ̀ ọmọ Tinubu yẹn ọmọ years ọmọ 17 years 16 years ọmọ Tinubu yẹn ah ah lọ́jọ́ gan yóò bí bàbá bàbá rẹ̀ náà ilé kọ́kọ́ tó láti kọ́kọ́ ṣe ṣájú èèyàn ilé ilẹ̀ àmọ́ sọ fún pé àfáànà kan gbé lọ sínú àmì ó àwọn àfáà tí wọ́n hàrá sí lọ́sọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ́ntì àwọn àfáà tí wọ́n sọ fún yípa lè jáde against àwọn olórí àwọn dà àwọn òsìn bọ́síwájú àwọn àfáà yẹ̀dà tàbí ṣe fatuwa fún yín láti jọ ìkà lè jáde àwọn mọ̀dákùnlẹ̀ ní ní àmà jáde àwọn jàmíà ní àmọ́ jáde àwọn ọgbọ́n ní àmọ́ jáde àwọn ọdẹ àwọn òṣè lead protest yẹn fún yín àwọn òṣè fatuwa bú fún yín láti lọ fi ẹ̀mí yín ṣòfò ọlọ́lọ́mọdún ẹ̀mí tó bọ́lá náà léyìí tí ẹ rí lórí social media àwọn èyí tẹ́ mo fẹ́ kẹmọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ ní ìsí àwọn tán ti kú àwọn ti ṣòfò tí wọ́n dànú yẹn wọ́n ti tán wọ́n ti bá ti wọ́n lọ nìyẹn kí ní fẹ́ sọ wájú ọlọ́run a ah, ọlọ́run à ń takọ̀ ànábì o in tẹ́ sọ wájú ọlọ́ọ̀bánu nítorí ànábì ti jẹ́ yíwa pé ẹ gbọ́dọ̀ jáde against àwọn olórí alkhuruj ala wulati al-umur kò bá jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu kò bá jẹ́ pẹ̀lú sẹ́ẹ̀sẹ́ kò bá jẹ́ pẹ̀lú anything èwo lè yóò bọ́ sórí mẹ́mbà àbí tó mọ̀ búwá olórí sí gbogbo kíní mọ́ afẹ́kẹ́ tó wá mọ̀ ìpé ẹyọmọ ìyọ́mì nínú ẹ̀sìn àwọn tẹ́ ìrìlẹ̀ ni ó ń jẹ́ àwọn e, e, e, èso tẹ́rbíà ti ń fún àwọn èèyàn láti jọyìn wallahi ìtọ́ akíbẹ̀ agbọ́ mọ́sálásí irú àárọ̀ yìí báyìí wà sí tóníkálùkù gbọ́ wà sí ikú ni tóníkálùkù sí kọ́kọ́ sun ẹkún sínú mọ́sálásí náà wallahi ìtọ́ máa kí ní kan wọ́n lọ́jà ká jáde jáde tóníkálùkù wò pé mo kànlẹ̀ lọ báyìí kí sì kú dánù tóníkálùkù níbẹ̀ wọ́n lọ́ba lẹ́mi pé ah tí n bá déwájú Ọlọ́run ní kí ni mo fẹ́ sun wájú kí n kọ́ ṣáàkì tó protest ẹjẹ kọ́kọ́ yanjú wájú Ọlọ́run náà in tó lè rí yanjú tó fi kú wallahi oníkálùkù dé yamal kiyama ó wà máa ah, pé fa innahu man ya'ish minkum fàṣẹ̀yẹ́rọ̀ ikhtilafan kathira ẹni tó bá sẹ̀ mídíẹ̀ sí nínú yín yóò rí àwọn ìyapa ẹni tó ní kálùkù ó ma lọ káàkiri ilé òní bá ẹni tó ń ilé òní bá tó ń Ànábì ti jí ó yíwa ní òjòjò wá lójú tabarú tẹba ti rí orísìírísí àfá ilé ìdé ó lẹ́lẹ́ máa ṣe yahoo yahoo àfẹ́ ilé ìdé ó ní kò sí tó ṣe gbogbo ẹ̀sìn kankan náà ní gbogbo ẹ̀ àfẹ́ ilé ìdé ó ní kò sí tó ṣe alẹ́ máa ṣe jálàbí àfẹ́ ilé ìdé ó lálẹ́ máa ṣogun àfẹ́ ilé ìdé ó ní ó jẹ́ èèyàn kó tó jẹ́ èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni ànábì ní tó bá ti ń gbọ́ gbogbo sọkúsọ yóò ń kọ́ ah sunnata nabi bọ́lá nabi ṣe máa ń ṣe báyìí ni báyìí lèmi náà ṣe máa ṣe tèmi o wà sunnati al-khulafa'i ar-rashidin tí wọ́n wù àwọn sahaba àwọn àrólé ànábì wa muhammad sallallahu alaihi wasallam láwọn tọ́lọ̀ bá fi wọ́n mọ́nà ni umaru ni uthmanu ni ali ni bin abi talib radiyallahu anhu fa haula humul khulafa ar-rashidun anigba ní pé àtọ́jú ọ̀nà wọn náà àwọn abubakar bó làwọn ṣe gbọ́ ayaye bó làwọn umar ṣe gbọ́ ayaye hadithi taifa yun tí bó làwọn sahaba ṣe gbọ́ye ridwanullahi alaihim faman anigba ní pé wa iyyakum wa muhdathatil umur anigba kọ́kọ́ pa aláṣẹ ká máa tẹ̀lé súnnà nabi sallallahu alaihi wasallam wọ́n wá kọ̀ fún wa kó níbi máa tẹ̀lé gbogbo àwọn ojú ọ̀nà anú àwọn muhdathatil umur àwọn tí wọ́n dálẹ̀ tí ò sí rárá ní ẹ̀sìn Islam àwọn kan tí ò sí látilẹ̀ àwọn kan ni wọ́n kàn jòkó wọ́n kàn rùgbé ká ma ṣe báyìí tàbá ti ń ṣe báyìí bí ayó jà ṣe báyìí ẹ sọ́ra fún fa inna kulla muhdathatin bid'ah anẹ́bí ní pé gbogbo àdádálẹ̀ bid'ah ni gbogbo tó bá mú wá tí ò sínú ẹ̀sìn tẹ́lẹ̀ wà láyà dáadáalẹ̀ ní bí kí n délé nìkẹwà ní pé ẹ̀yin mùsùlùmí mo rí pé ìrun wa ti ń kéré jù mo fẹ́ fíksì ìrun kan sí bí ọwọ́ agogo àyún rákà mẹ́fà lámọ́kí kí lẹ́sọ ẹni àà èyí tó múwà ìbòlà nẹ́bì ti fún wa níwà ni ẹ kí wá ló wà ń bẹ́ẹ̀ ṣe bá ń sin lọ́hun náà ni a wà ní rárá bá ṣe sin lọ́hun ànẹ́bì ti kọ́ wa ìdí ni wípé tó bá jẹ́ pé lẹ́yìn ikú ànẹ́bì náà àwa tún lè mú ti wá wá dẹ̀ ríra ànẹ́bì wá sáyé òwúlò because èmi náà lè fọ́ọ̀mù ẹ̀ fúnra mi àlẹ́sẹ̀ kẹtàlík mo lè fọ́ọ̀mù yí pé ah Ramadan tàbí àwọn èmi ma gba 15 Ramadan èmi ma gba 15 okùnù Muharram bí mi ṣe fẹ́ ma ṣe tèmínú anábì ló yẹ ká mọ̀ tẹ̀lé ẹ̀yìn sí tí mo ṣe kí wá ní ṣe bẹ́ mi ní a ṣe pé ìtumẹ̀ ní wípé Ọlọ́run bá rán nẹ́bí sallallahu alaihi wasallam sí wa fahuwa nabiyyun yutaa anẹ́bì ní tí a gbọ́dọ̀ máa tẹ̀lé anẹ́bì olódodo èyàn ní ìyẹn sì gbọ́dọ̀ gbá ní olódodo anẹ́bì wọn jẹ́ yíwa wípé gbogbo tó bá dálẹ̀ ǹkọ́ anù ní gbogbo anù sí ní inú nẹni ẹ̀yàn wáyá mi nínú ẹ̀sìn Islam ẹ jẹ́ ká sẹ́lẹ̀ padà lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká lọ gbogbo ìlúlé ìlúlé ìlúlé tó ní kálùkù ń ké èyí táwà náà ń dámbẹ̀ òun ló pọ̀ o a kà máa ń tètè rábúrú àwọn olórí ìdínipá ọ̀nà wà lókè ni èyí tó ní kálùkù ń ṣe lábẹ́ rẹ̀ lábẹ́ nínú kọ̀rọ̀ yàrá èyí tó ní kálùkù náà ń ṣe láti fi dákún bí ìlú yóò ṣe máa bàjẹ́ sí wàláhì eventually yọ ẹni kò lórí ipò tán ẹyọ ẹ tún gbé mi síbẹ̀ mo tún fún yín 6 months sí ẹ tún 100 days in office kan tún kan ti tin bàjẹ́ bọ̀ láti 60 years ṣe láàrin one day ni ah orí wa ò pé ni kan tún kan ti tin bàjẹ́ bọ̀ láti 60 years kó kàn débẹ̀ kó kàn tẹ button kan kí o bẹ́ sì dá padà ma lakum kayfa tahkumun kíni si wa bo la ṣe ronú báyìí náà ẹ jẹ́ ká ronú bí olórí pípé kódà kan má ṣe khutba fún wa kan má ṣe wá sí fún wa ipe ntan ṣe yi wẹran kò ní wallahi kò ní kan sọ fún wa oni kan ko yẹ ká mọ̀ ó yẹ ká adroka idroka jaziman ipe kíni wallahi kò sin tó lè mú wá fún wa nínú manafi'u ni àwọn ibi táwọn àwọn bòmí táwọn ìjọba gán kọ́kàlẹ̀ gan tẹ́nípa àwọn mọ̀yí tó máa parí irúgbẹ́sì wà nínú ọlílé kọmọ kọ́ programming kọmọ kọ́ àwọn nǹkan kọ̀kan tí ó tún wúlò fún wọn èyí tẹ́ fi ok ẹ̀túnmọ̀ kọ́ kí nínú ọlílé gbogbo bẹ̀ wọ́n ti lú ti ẹ̀tán kí ló kùnmọ́ ó ti wá kílẹ̀ pé ọmọ nàìjíríà kò fẹ́ kí nàìjíríà da oníkálukú kan jà sápò ti ẹni kìí kó ní ọmọ nàìjíríà fẹ́ kí nàìjíríà da ìbájẹ́ kí bí o fẹ́ kí nàìjíríà da ni bóò ló ṣe máa sáré fi kharabili bilad wal ibad bóòlò ṣe máa sáré nísìn ẹ̀ ń jàbọ̀rọ̀ àwọn èèyàn against security ẹ̀ accused bàbá Tinubu wípé security ò dáa kò mójútó security ẹ̀ ń gangan fún ayé sì ń gbógun tàwọn security ẹ̀dẹ̀ ń kọlù fún can stop SARS and SARS can cancel security tọ́kàdà ẹ padà ní tán bá lè kánsù èyí ìgbà yóò di ẹn sójà kánsù sójà lókù báyẹn tán bá ti kánsù rẹ̀ ìlú kan di gẹ́tò ni kò ní sétò ẹ̀yàn màyà mi nínú ẹ̀sìn ẹ wá lọ mọ̀ pé tí wọ́n náà bá gbà fún wọn tí wọ́n náà kún wọn lọ́wọ́ ìwọ́n náà rí lórí social media inú ẹ̀ndù pé yes àwọn heroes ní awulahimul abdol allahu akbar mọ̀ yí pé ọjọ́ ọ̀láwa òun láti fi jóná lẹ́ni nígbà tó bá di pé wọ́n bá ń wọlé oníkálùkù wa láti wá máa rẹ́pà àwọn ìyàwó wa láti máa rẹ́pà àwọn wá ń ṣẹ́jú wa tó máa ń wọlé oníkálùkù wa láti máa kó dúkìá táwọn ọlọ́pàá sì kó ìbọn dání tó sì lè fèsì wọn pọ́n fẹ́ kó òróró àti kíní tí ń bẹ nínú ilé òní bóò ní ilé tí ó sì wá lè fún láti já ṣe ẹ̀rọ ní sáàrùn kíní ni wallahi ìtàn ìjọba ah, at the end of the day a tún dá lórí ìjọba náà ni pé ìjọba ni òmójútó security ṣe bẹ́ẹ̀ ẹwà ń padà ń kọlù wọn pé ọlọ́pàá wọ́n ti wọ́n ti ń jalè nílé wa o àwọn tán ṣe protest ní o à ṣe bẹ́ẹ̀ nẹ̀lẹ̀ ní ọmọ ṣe protest ẹ̀sì tí wọ́n rí result protest yìí báyìí ẹ̀yẹ màyà mi nínú ẹ̀sìn kò sí khairi kẹ́ dáadáa kẹ́ tí ó jáde nísìn àti fi gbà yìí wọ́n ti fi ń gbúgbà bàbá tí bàbá Buhari báyìí ah bàbá gbà Buhari tún dá bẹ́ẹ̀ ṣe máa fi gbà búgbà nù ṣe bí bẹ́ẹ̀ ṣe fi ti Buhari bí ti good luck inú ṣe bẹ́ẹ̀ ṣe fi good luck bí ti bẹ́ẹ̀ ṣe fi ń bú náà nìyẹn bẹ́ẹ̀ ṣe máa fi bú

ودمر أعداءك أعداء البلاد الذين يريدون أن يثيروا في الأرض فسادا اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار اللهم آين إخواننا في كل بلاد من المستضعفين منهم اللهم وفقهم إلى, إلى الخير كله في الدنيا والآخرة اللهم رد المسلمين إلى دينهم ردا جميلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك اللهم وبحمدك واشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك